ربنا زد عليه سلاما وزد عليه بركة يا أرحم الراحمين ثم أوصي نفسي وأوصيكم بتقوى الله فهذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام من فضل الله سبحانه وتعالى على هذه الأمة أن جعل أسباب نيل الشهادة متنوعة لم يجعل الشهداء محصورين على خمسة ولا على سبعة وما جعلهم وما جعل الشهادة محصورة على القتال في سبيله بل جعل في كل موت في جميع الميتات التي تضمنت الشدة عند مفارقة الروح الجسد جعل هذا الموت شهادة هذا من دليل سعة رحمته سبحانه وتعالى نعم تنوعت الروايات في تحديد الشهداء في رواية الشهداء هم الذين قتلوا في سبيل الله ناوين أن تكون كلمة, كلمة الله هي العليا قتلوا مقبلين غير مدبرين ولكن الرسول أخبرنا من حديث أبي هريرة رضي الله تعالى عن أرضاه بل في غيره أخبرنا أن الشهداء ثلاثة وفي رواية أبي هريرة الشهداء خمسة وفي رواية جابر بن عقيق الشهداء سبعة سوى القتل في سبيل الله وهذه الخطبة منذ الأسبوع الماضي تدور حول الشهداء الذين لم يقتلوا في المعركة الذين فارقوا, الح... فارقوا الحياة من غير قتال بل لأسباب أخر ذكرها رسول الله صلى الله عليه وسلم وقد ذكرنا أن المتعون شهيد والمبتون شهيد والغريق أو الغرق شهيد ولكن من كان متلبسا بمعصية ثم نال الشهادة ثم مات شهيدا هل تأصل له الشهادة وتأصل له منزلة الشهداء فحول هذه المسألة تدور الخطبة وقد كنا فيها في الخطبة الماضية وتستمر الخطبة من هذه المسألة أيضا وقد فبررت سؤال المسلمين أن ترى لكم كرات قريفان النبي صلى الله عليه وسلم أنت رأيكم ما جاك يفمقوا aláwọ̀ bá ń sàlìkún kí annabiwa bá ní sàlìkún láre àti àwọn annabiwa ta sọ hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam jọgbà alkiyama ẹ̀yìn anẹ́sì mú fásitì náà ti bẹ̀rọ Allah subhanahu wa ta'ala gẹ́bù sí rán lè ti bẹ̀rù rẹ̀ a ní takulọ ẹjẹ́ àjọ kọnu ọlọ́run kábẹ̀rù rẹ̀ àlágbára rẹ̀ àfi kó sí rọrùn fún wa dákun ìbẹ̀rù rẹ̀ tòótọ́ mọ́sà sí rọrùn fún wa mọ́wàá jẹ́ wà ní tí ọmọ bẹ̀rù rẹ̀ ní gbangba lójú ayé tí kọ̀rọ̀ ó sì burúkú jáì jẹmọ́ àyíntà ń bábọ̀ ó ní fífẹ́ ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ tọ̀pọ̀ lórí ọmọ wípé ẹni tí wọ́n bá ti pa nítorí òun ọlọ́run ọba sójú ogun lórí kẹ́kẹ́ ọlọ́run ọba kọmọ̀rí dìjókò wọ́n pa lẹ́yìn tó dojú kogun tí èsì pé ń sá lọ àníyàn rẹ̀ ní kí tọ́lọ́run ọba kó borí ohun ó fún ní ẹ̀rí pé ò ní jí àtọ́ bá àjẹ́ straight bákan náà in tí ń fọ ẹlùmí tí ọba ti gbọ̀nà tó gbà wáyé wá bí mi ọba dẹ́dà ilẹ̀ fún tọ́lọ́dà bá dádúró lórí gbogbo ẹjẹ́ bá pa ilé kan ìkẹ́ náà ni ó tún wá jẹ́ kó tún gbòsì jù báyìí lọ anúbì wọ́n ìfún àwípé ayẹn tí wọ́n bá ogun kọ́dá ina wá ń túbọ̀ jẹ́ min hadithi lè àkọ́dá mú Bukhari wa Muslim ya min hadithi àbí rọ́ta rọ́ta tọ́rọ ó sì ọlọ́n ni aṣúwàdáwò khomsatun ní ruwaya ilẹ̀ túbọ̀ tọ́bá ti parí khomsan àáfikún níbi ti Jabir ó sì ọlọ́n ni almaturunu shahidun ẹni àjàkálẹ̀ àrùn bá fa ó kúkú pé ọba adẹ́gà ti fún ní ìwé ẹ̀rí pé ò ní jí àlọ́dọ̀ wàlìmọ̀bùtúnù ṣẹ̀hídún ẹni ọ bá gbọ́nà kẹsí kejì kú tọ́wà jẹ́ pé sábà bí ikú yẹn inú ló ti wá kidney problem ni o heart ni o liver ni o ìfúnlọ́já ni o ẹ̀kìríkà ló ṣe ni o gbogbo rẹ̀ nítorí ọ jẹ́ ìdáàmáta bí sábà bí dáin min àdíyàtì ẹni kejì nù ẹni kẹta wàlgọ́rí ẹni tó tán sínú odò odò tẹ̀rí fọbàdẹ́dà ilé náà là ń sọ́bọ̀ tààfiwá débi wípé tó bá jẹ́ pé ẹn tó kú ìṣì ó gbé ẹ̀ṣẹ̀ sọ́rùn lórí kúkú nǹkan ṣe yóò ní ṣáadà àdìkò nìní ẹlẹ́ẹ̀kẹrin sahibul hadmi ẹni tí nǹkan wó pa hmm, ẹwù àánú ọlọ́run lórí wa igi ìlú wó pa masalasi òjògbé ọjàmẹ́ntì yànáfílà ń bẹ àbí mélòó ògiri ìlò pa wọ́n gbogbo ẹni tó gbogbo ọ̀nà ikú òkùnkù ṣẹ̀yìdì kéèdè tó fi wọ́pàá ilé àwọn mímà ní tẹ́ dórí ẹni tí ọkọ̀ bá gbá hajjimọ̀nà ẹwọ àánú ọlọ́run lórí wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́kọ̀mù báyìí tí wọn ọ̀pá kẹpọ̀ ní ṣàhádà bákanáà àrínú àwọn mímá tó jẹ́ wípé inú fi jẹ́ pé ègún o ní fún gbogbo ẹn tí bá ń fi ìsìláàmù rú àwọn èèyàn lójú àkọ́kọ́ ẹ̀sìn ọlọ́ni ẹlẹ́ẹ̀kejì kìí sẹ́sìn àbòsí ẹlẹ́ẹ̀kẹta ó so simple wọ́n wá èsù wá ń lo àwọn èèyàn rẹ̀ kó lè jẹ́ pé bí islam se súnmọ́ kàlùkù ìtó a ma wò bí tí ń bẹ̀rù bí is amẹ́ríkà sí a kí o tó wá débẹ̀rẹ̀ wo ẹjẹ́jẹ́ èyàn ma wá nǹkan mìí ṣe àkẹni a sọ́dà bẹ́ ẹlòmí ìfẹ́ bí o fi sọ́dà bẹ́ ẹni mí ìfi gírímẹ́ká inú o fi sọ́dà bẹ́ ti pẹ́ táwọn òtẹ́ẹ̀sì ti ń wá bólẹ̀ sí òsì ní níjànú àwọn ti rí múnù

ikú tó bá lè jẹ́ ọ̀sọ́rọ̀ yọ́kẹ̀ dìde ní pé ikú ẹn tó sì tí kéré tó kúnnù fámílì wa ó kú 138 nǹkan náà máa bẹ̀rẹ̀ lórí ẹlòmí bóyí rẹ̀ ní wá bóyí rẹ̀ ní 65 ó ti bẹ̀rẹ̀ kọmà alákúlí àwọn tààtà hajjimile kútùb tèpé ibi tí mọ́ bọ̀ tí mo fi já tèpé tí a lò wópa inú wọn ni abu usman amru ibn bahar ibn mahbub ibn fazaro albasri ثم الكناني ثم الكعبي irú àwọn eléyìn náà ọfẹ́ mú tí à ní ọfẹ́ sí kẹkẹ ní tí àwó pa ní à tó dórí mùsùlùmí tí ń sówò igi ni o yẹntó ọfẹ́ ni lọba lọ fà láti àárín ọ̀gá rẹ̀ sí ń bẹ ní ẹ̀yìn rẹ̀ àfi bó ẹ̀ẹ́sẹ̀ rí pé ìntàṣà nídìí ni pé ká mọ̀ fọ́lọ́lẹ̀ hamaku sáàmùnà tágbàkù akánsáàmù fọlọ́lẹ̀ ẹwọ́ wà ìmẹ́yẹ èèyàn bẹ tó wá kúbàun tí sábà bí ikú wọn jẹ́ ń tọ́ yẹ kí wọ́n fi ojú rí ọlọ́run tí ń kú dánù pẹ̀lú nǹkan ni máa lọ ó ti ní tí máa mì tó kú ọba dá yóò dùn

tọ́bẹ̀ èsì sábàbí ikú èèyàn èèyàn kúkú ṣẹ̀yídí sílì ìjá ni o igiwo pa ni o tí a náà lọ́pa ni o ọkọ̀ lọ́pa ni o mọ́rúwá ni o ọ̀kadà lọ́gbà tọ́bẹ̀ ìjẹ́ mùsùlùmí tí ó pa nǹkan pọ̀mọ́ bá dédà àwọn nǹkankan àtún kamari yìí lọ ṣùgbọ́n nǹkankan bẹ̀ta fẹ́ ma so mọ́ ọ̀rọ̀ ṣe báyìí náà lè tí àbá ti lè gbọ̀nà ikú à ní tún tí ń bá bọ̀ náà sọ́lọ̀ nǹkan bẹ́ẹ̀ wọn ṣé gbogbo rẹ̀ lẹ́ntọ́pọ̀ orù àbìdédé irú tó bá ipá ìnira tó bá rí ń bẹ̀ o ni wọ́n wọ̀n tí wọ́n yọ nù sẹ ẹ̀ntọ́pá ẹlẹ́ẹ̀kejì lọ́rọ̀ gbogbo táwọn yàn dáàpọ̀ táfẹ̀ kọ́ mọ́dàpọ̀ rí wọ́n lè pààyàn ọmọ ànàbí adámọ̀ méjèèjì wọ́n kọ́

ọlẹ́sẹ̀ lọ́rún o tó bá jẹ́ wípé ẹ̀sẹ̀ tí ó gbà tí ó gbà níbi ọ̀nà tí àbá pa kọ padà lè gbé wàrìjẹ̀ náà padà kọ̀ràn mí ní lọ́rùn rẹ̀ o alhamdulillah ustaz kafa wọn pàfà ní o kò lẹ́sẹ̀ o ta ń sọ fún abẹ́rí irú ẹ̀ náà wà aláfẹ́ mú pẹ̀lú ṣàhádà yìí èèyàn kúkú ṣẹ̀yídí lótìtọ́ wọ́n ní kí ló pa wọ́n ní mọ̀tùrúnù ni àjàkálẹ̀ àrùn ni kí wọ́n ní bá àjàkálẹ̀ àrùn yìí wọ́n lára obìnrin ti ń kò ah, ṣe ìyàwó rẹ̀ nínú ah, wọ́n lẹ́lẹ́ ẹ̀wọ̀n ní o mọ́ náà ti àrùn àṣẹ́mà ah, àlèdàjò alájàpá ni wọ́n so láti lú kan Nigeria ọmọ sí zina ibẹ̀ ló ti lọ gbé ìgbèkúgbè tó gbé ọwà akú in ti ń bẹ́ǹta àrùn a ní àwọn afọ pín méjì hmm. àwọn apákan ní làwó ajúrù ṣàhádà wọ́n ní lẹ́ìsẹ̀ làwó ajúrù ṣàhádà wọ́n ní ò ṣàhádà torí pé ó ti ẹ̀ṣẹ̀ ń bẹnú ọ̀rọ̀ rẹ̀ tó sábàbí àbúrí wọ́n ní kílẹ̀ rí àmú àdífẹ́ àkọ́kọ́ wá tí a fà wa Said Mansur bá wà ní súnánà wọn hamsalam wákẹ̀rẹ̀ ogun ogun ya o sọ láyá kùdùmánà ilá mọ́kọ́ wà ẹni kan mọ́jáde pẹ̀lú wa o tó bá mọ̀ pé nǹkan àgbò ló ń fẹ́ gùn tẹ̀lé ọ̀rọ̀ gìrìgìrì tó kún bá dé àìrójú àìráyè máa ẹnẹ́gọ́mọ̀ parẹ̀ sí ọba dẹ́dà lọ́rọ̀ fàkọ́rọ̀jà rọ́jùn alábákìrín alìsàn lẹ́nìkan bá mú ọmọ ràkùnmí tí ètí ìdàgbà kò tí ètí ìlókúnnú tó bẹ̀ ah, ànàbí ìsì máa sẹ̀rẹ̀ náà ní ṣìdísí náà àwọn àfọ́ọ̀mọ̀ bá ní sọ̀rọ̀ ẹ̀sìn ẹlùmí òpé ah hmm, ó ti yá náà ní wọ́n pé ah ọ̀rà wọ́n ní pé àwọn kan sí sọ lójú ẹlẹ́à ní maladi so wọ́n dẹ̀ ti wà ní police station kí wọ́n mọ́ dẹ̀dọ́ ẹ̀rú wọ́n ní ká mobilize lọ èèyàn 2000 wọ́n mọ́sálásí èèyàn 12 ti dìde kí n tí ẹ tó dìde mẹ́ ah, ọ̀rọ̀ ẹ̀sìn ní ọwá fàwọn ìbí rẹ̀ lẹ́ ọkọ̀ ríbẹ̀ gbogbo tí a ń bá ń sọ lẹ́kùn yóò kí lórúkọ rẹ̀ àwọn àpá àwá ní ẹ̀dúó mọ̀túnù lẹ́ ń sọ yìí gọ̀rí ikú náà ń kọ́ èèyàn jáde sójú ọ̀nà ọlọ́run ní ogun mẹ́ ní o o wà kọ́ọ̀sì omi ṣùgbọ́n bàbá àti ìyá rẹ̀ gbogbo tí wọ́n bá máa fi ọ̀pọ̀ èèyàn ṣe nú ẹ̀sìn a gbọ́dọ̀ lọ dánwò àfi pẹ̀lú àṣẹ wọn ogunmọ̀ ní o kíríkà ní o ọ̀pọ̀ èèyàn ti dìde ó iṣẹ́ rẹ̀ lè mọ́ yọ gẹ́m̀bẹ̀ tọba lọ́bẹ̀ ẹyọ nkẹ́kẹ́ tí yóò sì gbọ́rọ̀ sọ̀rọ̀ òdì sí ẹn o ní kọ́ jẹ́ pé nǹkan tẹ́sì búkàtà ìkọsẹ́ lẹ́sẹ́ àfẹ́yàn wà náà ó sì dìbà gbogbo okun mà tí wọ́n bá ṣe ọmọ wọn nìkan ló sì máa sí ah, ẹjọ́kọ̀ ẹjọ́ ẹjẹ́ lọ ah kíríkẹ̀ hmm, ìgbà nìkan ogun lọ́mọ̀dé o wọ́n àwọn 1000 wọ́n lọ kọ́dà wọ́n ti rí mẹ́wàá èyí ti báyìí tó pọ́jọ́ ìmìnà wà ní bọ́bá rẹ̀ ah, ṣe ẹmọ́ ìyá káwọ̀ ẹlẹ̀ padà kó sì káàlẹ̀ náà mi wọ́n rí àmì níbò mi ọ̀pọ̀ òdọ́dà àìmí àti àti àmà fàdúwà sí wọn èèyàn gbọ́rọ̀ padà àyàfi ogun tó bá wọ́lù lójijì nìkan lèyàn gbọ́dọ̀ gbàyọ̀ndá lọ́dọ̀ àwọn òbí torí tí ìyàn bá lòun lọ lélọ gbàyọ̀ndá bọ́ yóò gún ọjọ́ pààyàn pọ̀lú wọn náà lè ní ìmẹ́sì lọ mọ̀rọ̀ tẹ́sì sọ náà láti fi yọ wọn lọ́rọ̀ náà ni kó gún lóṣogbo wọ́n tí bàdán lóṣogbo no àfágbà ni wọ́n wọ́n fọ́n lẹ́kṣọ́ ní ẹ̀yìn òkun tó sì ní àti bàbá ya wọ́n sọ pé ṣùgbọ́n mọ́ lọ bí wọ́n sì fún mi lẹ́kṣọ́ wọ́n fẹ́ lómi man ẹ̀yẹ náà mọ̀ bá saládájọ́ wọ́n ni mi ọlọ́run ó jọ fán ládọ̀ náà ọba lọ lọ́bá tẹ́rì wọ́n ni ilé ọ́sẹ̀ ìyàsẹ̀ bàbá ó fi hàn sórí ẹkún ó lóòrùn ṣe tọ́lọ́run ṣe tọ́lọ́run ọba tó jẹ́ kó ti yapẹ̀ láti rẹ̀ ṣe wọ́n fún ṣàádà orí omi ní ọgbọ̀n wọ́n lọ wọ́n lọ àwọn ilé ìkẹ́ ti ẹ̀ṣẹ́ bí tí ń sí wọ́n fẹ́ ẹ̀ṣẹ̀ ó ti wà nílẹ̀ àríṣà àádà apákan àfáà ní gbogbo bírú ẹ̀bá ti ṣẹlẹ̀ pẹ̀rẹ́ wọn ni ládá tí wọ́n gbà ò gbogbo ẹmbá ló ń kù ṣẹ̀yídì tó wá jẹ́ pé kánà mùtàlábísàn bí máa síyà ọ̀rọ̀ rẹ̀ so mẹ́sẹ̀ ṣùgbọ́n tí ń fàjàkálẹ̀ àrùn ìbínú Ọlọ́run o náà bá nípìn bẹ́ẹ̀ ní ń pé kí ní ẹ ibi tó ẹlòmí ìyẹn ti ń kó ìyàwó rí òní ẹgbẹ̀kọ́ òní ní bá lọ kí sí àwọn obìnrin ọ́fíìsì wọn lọba kó kìíní lẹ́nu bá lọba tó wúdé kùn lọ́wọ́ tó wúdé yìn gbò lọba pòórá ẹmẹ́ sọ púpù ṣe ìdí o wọ́n ní ṣe fàwákọ̀sọ̀ bí i ní kí ní ń bá lè mẹ́lẹ̀ ńgbàtí ẹsẹ̀ tí náà rọrọ kò lè dágbé lọba forí nalẹ̀ lẹ́ni yẹ bá kú ṣe ń ah, ah, mọ̀ pé o ti ba n'itu ní ha hádìmù ya pe wọ́n ti gbọ́ ilẹ̀ ìwà nàbí ẹgbogbo ẹ̀ tí nǹkan bá gbá nke nǹkan tó bá gbàbẹ̀ lọ yóò kú ṣàyídí àwọn bá sọ báyìí àníbí ọ̀sọ̀ lórí ní tẹ́ǹsọ fáàmọ̀rọ̀ Bilalan àníbí Bilalun bọ́ sí náà dìkì náà ọya máa pariwo páì káàkiri láàrin àwọn wípé la yadkhulu al-jannata illa nafsun mu'minatun wa la yadkhulu 'asi ala la yadkhulu al-jannata illa nafsun mu'minatun wa la yadkhulu 'asi àfi ẹ̀rìn tó gbọ́lọ́gbọ́ tó tọ́ sí ìtọ́ lọ́wọ́ bá o ẹlẹ́sìn òní bá ní wàlìjẹ̀ náà àwọn àfáà wà ní ẹwọ̀n dalẹ́rẹ̀ kí lànà bí mi mukhalafatuhu amr rasulullah sallam ma'asiya ìyá pàtọ́ yapa àti ànábì wọn ni lẹ̀sẹ̀ tí ànábì pọ́ìntì bẹ́ nǹkan ní kò clear sáwọn tó wọ́n ní sẹ ẹlẹ́rì mi wọ́n lẹ́rì mi ìtọ́wà mundiri بإسناد حسن من حديث ابن عمر رضي الله تعالى عن مرضاهما قبل ابن عمر رضي الله عنه وسلم جوكا وسلم بوانصره عربي واني يا معشر المهاجرين أيتا في فنالي تنبسي إيسا فوفتنا مرور بايسو ويسمون باي قلنا بسم الله خمس خصال إذا ابتليتم بهم nǹkan nǹkan márùn kan tọ́lọ ń bẹ́ ti gbé àdẹ̀wò márààrùn dé pẹ́rẹ́ hmm. wa a'udhu billahi an tudrikuhunna ẹwọ́ kí n tó ka márààrùn ẹ̀tún jẹ́ ìṣẹ́ láàánú ẹjẹ́ ń bá yín lọ́n kí hmm, ti ẹ̀bá

bọ́sí nǹkan yá mi 5 minutes inú time rẹ̀ ká tó wá pé ẹn tí ọ̀ fi àbúrú fún yà ń kàlùkù wọn farabalẹ̀ ó ń sọ́lọ́ ní ẹlọ ọmọlọ́wọ́ lam tazhari li fa'ishatu fi qawmin qat ìbàjẹ́ máa sí aṣọ obìnrin olóbìn wò máa sí ràdá tó bá ti ẹgbàlẹ́gbọ́kọ́ láàrin àwùjọ kan hátà yú nínú bí a ẹgbẹ̀tọ́nà fi sọ ìbàjẹ́ yẹn wá débi pé gbogbo ojú ọ̀nà òpópó wọn ìní àtún máa ń lẹ sáàmpù ẹ̀má wọ́n tó lẹ pépà rẹ̀ mọ́bẹ̀ wọ́n fẹ́ polówó ọṣẹ obe ọ̀kadà obe brọ́ṣì obe yọ́wà wọ níkà àbíkáwọ̀ brand kan gbogbo àwọn obe wọ́n mọ̀ fi hàn kèé sóbi pé wọ́n dúọ̀rẹ́ o ìkẹ́ náà ló fi rẹ̀ kalẹ̀ tẹ́ fúnlówó bá wọn ma pàwọn kiri ọsẹ wọ́n ma fi pátá jó lórí trailer wọ́n ma fún 35 lóṣù kí n kọ́nkà lukú ọmọ lọ nọ́mà ìkẹ́kọ̀ọ́ sẹ́lẹ̀ àfá náà dúówó ẹlẹ́ àná ń pé ah, á ní lẹ́nu kan ah ìsáàsù wàláyé tí è bá ti gbọ́mọ̀ lọ wàláyé ah yé ìdámà ìsílẹ̀ yọ ìsáàsù ẹmọ́ rí pọ́rọ̀ rí mímbà rí o náà wo ti ẹ̀nà ìsáàsù náà tílà wà kọ̀ ẹ̀mẹ́ kí lè fẹ́ jábọ̀ fọ̀lọ́ ẹ̀ sì gbójú kò mẹ́ ohun tó ń kọ́ kẹ́ sọ lam tẹ́jẹ̀ lè fẹ́ ìṣàkù fi kọ́mìn kọ́t ìbàjí ò ní gbalégbòkó láàrin àwùjọ kan hátà yú nínú bíà tí ó fi wá di ń tẹ́ pé wọ́n máa polówẹ́ nínú rédíò wọ́n mọ̀ kúrò rẹ̀ nínú tv orí gbogbo ayé ló ń kálukú òtì máa rí nísìn tàbá lọ nísìn tẹ́nìkan bá fọ́kọ obìnrin lọ́rùn kì sí ìyàwó rẹ̀ ìfọ́nà brakọ́lá sí ìyàwó yìí ni kí ẹ gbẹ́nu ẹ̀sọ́n ń kàrùkú náà mọ̀lọ kọ̀sẹ̀ tí ó dà sí pé a ah, sí ètí ẹ̀ sí ìyàwó yìí wàlá ẹ̀rí tí ìrìnmẹ́ ṣe lè wà ń àti ìyàwó ń jáde báyìí ìyàwó wọ trọ́zà ìyàwó wọ níka ọjọ́mọ́ lọ́jà tí wọ́n bá ti ẹ̀ ń sọ fún pé kó bu ara rẹ̀ kọ̀ yẹ kó jóbi wọ́n sọ fún tí bá ti gbé ọba gbalẹ́gbòkó táwọn èèyàn jókòó lé àti ara ìyàwó mélòó wọ̀ ní kẹsẹ̀ tí mẹ́lẹ́ lámí o ẹgbọ́n tẹ́ ń sọ alìní ẹjọ́ ń sọ tó ti dọ̀rọ̀ àwàdà ni ẹjọ́ wọ́n lọ́wọ́ yìí ni bọ́lá tó wà ẹ o ìbàjí ò ní ní àwùjọ kan hátà yóò nínú bí tó fi di wípé wọ́n ma kégbàjáre ìbàjẹ́ yẹn lọ́tùn lósì láàárọ̀ lọ́sàn lálẹ́ ìlà fàṣàfihìm tọ̀rún ọlọ́ni ìdí àjàkálẹ̀ àrùn sírò àwùjọ wàlẹ̀ àwòjáàù àti ara ń romí ara ọ̀rọ̀ mi wà láti pé ìbísí ah, bí lọ́nà tí ó tẹ́sì ní ṣe bí orí náà pé ń fọyín olútú pàràṣẹ́yìn tó ti gbọ́kẹ̀ ọ̀túnlá yóò tún padà sí gẹ́ tí àyà ọ̀tún ìlú tún bọ́ sí báyìí nìsìn nígbà tó bá ti jọ kìí àkàrù rẹ̀ yóò tún bọ́ sáyà irú kí wọ́n ma wá rí náà nira alẹ́tì lámtẹ̀kún wàlá ọjáù lẹ́tì lámtẹ̀kún mọ̀dọ́ tí àsìláfì ìmúlẹ̀dì ìnàmọ́dọ̀ kódà táàgán bá ń sọ́là ní ara wọn àwọn tí wọ́n bí wọn kalẹ̀ àwọn tí a ń ṣe wọn kalẹ̀ wọ́n ò ní rí ìtàn pẹ̀rú tó ń ṣe àwọn ìṣẹ́ wọn nọ́mà tí a bá mọ̀ pé ẹ̀kan sí tí wọ́n sọ pé à bàbá ilé ẹ̀kọ́lọ́ ọba ni bàbá wọn inú run náà náà ni bàbá ọ̀lá rẹ̀ méjì rún ni tí ẹ̀ pé ọkàn yóò kọ balẹ̀ ni tí pé orí náà ni máa fọ́ bàbá yìí kèsì pé náà mi kúmọ̀ àwọn ààrẹ yẹn ti nínú ta àwọn tó bí ẹ̀ ní rí mẹ́ a jẹ́ pé ìbínú ọlọ́run ló fi sẹ́yọ òdè ní ẹlẹ́ẹ̀kẹ́jì yán kú sórí mikiyal Walmizan ẹ̀ sì ni ráwùjọ kan kí wọ́n máa rí òsùnwọ̀n kù wọ́n máa rí sí nǹkankan ẹ̀wẹ́ ah láì ọlọ́lójí wálé wálé àwọn ilé ìtọ́wà kún pé wọn òkú tó dáwọn gẹ́gọ́rẹ́ ẹ̀ẹ́ ṣe ìbò ọ̀nà àrá àbọ́nàjà ṣe ń jẹ́ ni wọ́n gbá nígbò ní ọlọ́bẹ̀ mọ́ kò sí ẹlẹ́pà náà ó tún mú agolo ẹ̀pà yóò tún kó pépà sí sálẹ̀ yá àmú ẹ̀pà yóò àmága sókè òun ráìsì ẹ̀wà Sókótó àti ẹ̀wà Kàdúná wọ́n lù papọ̀ òun gáàsì náà kò pé ìdá aláàjì dẹ́pọ̀ gan a gan ní ẹ̀tí àwọn náà tàpé fún àwọn òṣèkínìkà ó ń kàlùkọ́ mọ́ wá sọ ti ẹ̀ nírọ́ àtọlọ́kọ̀ náà kò pọ́wìn láti gẹ́rájì kò pọ́n ilé

yàjọba fúláṣì kóòtù ọlọ́run gan ni mo fẹ́ tẹ́wẹ́ ọ̀dà ọ̀rọ̀ yìí ta lọ fẹ́ kọ́ dáa jọ́lọ́wọ́ dáa o alábòsì tí ìrìn sọ pé kọ́lọ́ jọ́lọ́wọ́ dáa ọkẹ̀ ti lè pin annabi ni gbogbo bí ó bá ti ń dí òsùn wọn kú tí wọ́n in kọ́tù ọmọ wọn jàfáàfù ọmọ wọn kidnapping mari ọmọ wọn kò sí nǹkan oko kan tí wọ́n máa jáde gbogbo tí wọ́n bá máa rà lówó kékeré tẹ́lẹ̀ owó lámú ìmọ̀ra kò tún ní yóò wọn wà sí jẹ́tìlìmà una ìsẹ̀mí àrọ̀rùn fún ẹni tó bá mú 10,000 100,000 gbogbo tí ń ṣe ní ìsẹ̀mí ìkẹkàrọ̀ lọ́rùn bẹ́ tó bá ti ẹ̀mọ́ bá ìbà tó dá wàjọ́ orí sultani àríyìn àwọn tí ń wá jẹ́ tí ń darí ìlú yẹn yíyọ ìkẹkù nù wọn wọ́n wà fi àbòsí complete ìwọ́yọ̀ sókùtù mẹ́ wọ́n yáwọ̀ tẹ́lẹ̀ mẹ́ wọ́n yọ àgbádá mẹ́

tí è bá ṣe pé mi ọlọ́run mọ̀ tó ro ti àwọn ẹranko táwọn ọba wọn lọ́wọ́ sí sẹ́ẹ̀mọ̀ pé ìyẹpẹrẹ ti dé àwọn afáàdẹ̀ tó lè ní pọ́sọ́ wọ́n ní lọ́nà wọ́n ní tó bá di pé ọlọ́run sọ wípé tí è sàwọn ẹranko lámì yóò ti rí páwùjọ alọ́báyìí torí pé kìí ṣe torí wàdẹ́ fi ń rọ́jò torí ìtì tí wọn oníẹ̀fẹ́ kí ni o oníẹ̀fẹ́ ń rọ́jò ó di mẹ́ta wà lámìyà ń kúrò àádà Allah wà àádà rasulihi illa sallatu alayhim aduwwan ma fi aydihim gbogbo tí wọ́n bá ti jẹ́ pé wọ́n ìpàdé ọ̀bẹ̀ ọ̀tọ̀lú tí wọ́n fi sàdéhùn ọ̀tọ̀lú tí wọ́n fi yí padà máa ṣe dáadáa ẹ dìbò fún mi ṣe dìbò fún tán ní ọgá jésẹ̀ rẹ́nsì ààrin náà rómi ó ní pàtí ní ó jésẹ̀ rẹ́nsì kí jẹ́ ìrìnlẹ́rìn kan àwọn àgbàgbẹ́gbẹ́ ni ó ní tẹ́ ní àṣìlá ń ṣe ó pọ̀ sí ǹdẹ́ máa gbàgbọ́ ẹgbẹ́ ṣe bó yẹ kájọ máa jẹun kárí kí gọ́ọ̀nà ògbó jẹun wá sí tàbáyì kájọ máa jẹ àtijọ́ jẹ́ tán àríkàn náà jẹun wọ́n tó wà lọ́fíìsì wọ́n bí mẹ́ta ń sọpá gómìnà ogun ọ̀jọ́ látàrọ àwọn àgbẹ̀gbẹ́gbẹ́ ni ó ṣàìpáwà náà gbàgbọ́ báwọn ìlú èbò kí mọ̀ àdéhùn láwùjọ jẹ́ àdéhùn ti jọba nù tí tara wa náà bẹ̀lá ní ara wa wọ́n fàyàwó lẹ́lò mẹ́lọ yóò sì wà fọ́kàdà jálẹ̀ báwọn ya amáṣẹ́rí ọ̀tàrẹ̀ ń pè ajá yìí ìdìgbò rúkítọ́ já mọ́ mọ́ mo ìsì só mọ́ta yìí bọ́bá tó já padà kò sí lọ́rùn mi o

àdéhùn tàbí fẹ́ra wọn kìí sí ìse póbìnrin náà fi gígun ọlójú tó tó bá níná gbogbo ọ̀tọ́ lọ kẹjọ rẹ bá pàǹkẹrẹ ní àkẹni ń sá àwọn pàǹkẹrẹ ní ẹ̀nà wọ́tọ́ kẹjọ lọ bá wọn wọ́n nà pàǹkẹrẹ ilẹ̀ ọkẹjọ bá ń jẹ́ sálàkí àìmọ́yẹ rúd jẹmọ́ tí a bá bí ẹnì kọ̀ọ̀kan wá lè yọ ọ̀yàn a mọ̀ pé sẹ́rí ẹni tí lè bá yọ kọ́ sápọ̀ ní sí fàlàní àtọ́lọ́un kọ́lọ̀ méje ilé ọ̀yọ́ wà ẹni kẹ́kọ́ òfẹ́nẹ̀gẹ́lẹ̀ excuse me ìlú dàrú débi pé àwọn èèyàn gbàpẹ́ ni ọlọ́run kúmà ìdídà tẹ́gbẹ́ ẹwẹ́ ẹ̀kàn pé bí mo ṣe wà nílé bá fọwọ́ mi náà lè ìlú ọ̀dá tẹ́gbẹ́ ẹ̀wẹ́ wọ́n rárá ìsìn wọ́n bí ọ̀pọ̀ wá sọ wọ́n ṣe àìmọ́ tí lù ń wí ni ohun tó náà fúrẹ́sì kalẹ̀ kọ́sọ́ bí ó ti rówó kọ́sọ́ bí ó ti rówó ẹnu pé àṣíjòwò ah, làwọn èèyàn dábí ilé béèyàn yá ìrọ̀wó ní ìsìn àwọn èèyàn ma wá pé kílẹ̀ iná wà dìbò nínú bá sọ̀rọ̀ sọ́dọ̀ àwọn àgbàlagbà ní ó tẹ́yìn ọba lè bóyàn kí ọmọ yá yàn ṣùgbọ́n ààrẹ ń tílẹ̀ yọ́mà ìlú ni òjì arímọ́ torí ọ̀nà tàbí wọn padà sí ẹlẹ́ àlẹ́yálówó ìjábò òní máa kẹlẹ́ àmẹ́jọ fi kí wọ́n pé ọjọ́ wọn bọ́n kọ́tù ìfẹ́ lórí wọn yá irọ́ ní ìsìnpá ó ń kàlùkú wá fọ́jú gbogbo ẹ̀pọ̀ kò sáde mà ọmọbìnrin ẹmà bá ní kọ́nkẹ́ owó fún lóyún ẹbá ní kọ́nkẹ́ owó fi lọ́kọ kò sáde mà wọ́n máa sọ́bà bàbá náà ah, ẹ̀ fún mi lọ́mọ ìlàbọ̀ àfà oní bàbá ọba bẹ́ẹ̀ gan ṣe wáyé ẹ̀ lè dá sí nǹkan mọ́ báyìí nígbà mọ̀dújá fọ́ ọmọ yìí náà ni tí ma wà tí ẹ̀ náà tí wọ́n bẹ̀ skú ẹ fún mi nọ́mbà gbogbo wọn mi ni kọ wá sí àdéhùn ká tàbáwò mọ́sálásí àárí owó fíṣẹ̀bí iye báyìí kọmíjó ti yà bí ọ̀sẹ̀lẹ̀ mọ́sálásí tí ìṣẹ̀lẹ̀ ń bó mi kọ̀sádéhùn èyí tó bá wá so mọ́tọ̀ lọ́n ọkàn wá wá máa balẹ̀ ń ju ti ara wa gẹ́rẹ́ lọ pé ẹwọ́ òsìkú tí ó tí àzí náà lága fún rọrí kí ẹ máa yà látàwọn àyà àyà tó ń kálùkú wá hánà pọ̀dọ́jà ẹwọ́ bí mo ṣe kìí pẹ́nu náà lága fún rọrí mú tó pọ̀ ibi kama operate láàrin ara wa ìyá kọlọ̀ tún mẹ́sẹ̀kó tún wọn náà sí níbọ̀ wa sọkún ní skùn jò ní ọmọ wọn fẹ́lì ẹkún ìpọ̀ nígbòtí àwọn ní àà ah, ìjọwà bá mẹ́lú jẹ́dú ìgbọ́ríkọ ọmọ ọmọ fẹ́lì ní private ṣe ní gbogbo owó rẹ̀ láti sẹ́ ah, èmi wá dé máa pẹ̀ principal ó ní ìyá ìṣọ Yorùbá kẹtí òye mi o wọ́n ní private ṣe ẹ̀mì pín tó ń ìwẹ̀ pé proprietor kéèṣe principal ohun gangan ní ọ́tẹ̀ ní àmàlọ sẹ́ntà ó ti jọ sọ pẹ̀lú ẹni tó ní sẹ́ntà jọmẹ́ ojú mi náà wò number one a number two c number three c number four c tọ́wọ́ jẹ́ pé èyí lẹ́fẹ́ sẹ́ẹ̀lẹ́ gẹ́ẹ̀tì báhùn gbẹ́ẹ̀ṣẹ̀ tó sí bí mẹ́rin lera nǹkan tó fáhùn bí ní ẹ ọ́sì ìyàní ìyẹn kan tó ẹ ẹgbẹ́ bá jẹ́mẹ́lẹ́ wọn àwọn bí yóò gbẹ́ẹ̀ṣẹ́ pé nàmọ̀lọ́pàá wọ́n wọ́n dẹ́dùn wọn máa sanwó yìí kílẹ̀ ń sọ fún wọn láti èjì jẹmọ́ gbogbo ẹ̀ ti fọjúpọ̀ kọfọjúpọ̀ làfáàkà pé ah, bí wọ́n bá kún bàbá yín wọ́n kún pé ẹgbẹ́ lọ tẹ́ torí kí ó lè tó àga ní o tí wọ́n bá ti tó àga ó ti màpá owó gbòó báwọn tó ń gbàgbà àdíjókò ṣùgbọ́n tí wọ́n bá ti ẹgbókù lọ tẹ́ ta ló fẹ́ dúó mọ́ ẹn tí ń lọ bí iṣẹ́ padà àtẹntọ́ fẹ́ gbalada fún ọfẹ́ lọ tẹ́ ó sì yẹ káti gẹ́ẹ̀tì láti ìjọ ìná àdéhùn ọlọ́run àti yẹ àdéhùn ànàbí náà àti yẹ ẹni tó kéwú kò ló mọ́ ẹni tí ó kéwú olóòrùn lẹ́skúùs kó ń kálukú wá fojú gbẹ̀pọ̀ tẹ́nìkan wọ́n ni ah mọ́sálásí ẹni ọlọ́run lọ gbówá ti jọmọ̀ dẹ́rùbà ìrìnàmá ṣe ọlọ́

lam tahkum a'immatuhum ẹmọ ìwé mọ̀ bí kitabillah aw tahayyaru mimma anzala Allah illa ja'ala Allah ba'sahum bainahum ẹni àwùjọ tẹ bá gírí tí ìjọba abẹ tí ó bá ti fi tí ọlọ́run ọba dájọ́ fún olóṣèrí ọlọ́run ojú kẹnu

wọ́n ní torí pé nǹkan kò sún wọ́n málìkì àmọ́mà ayé ní ọjọ́ ń lé ìlọ́jọ́ sún wọ́n papọ̀ ẹgbọ́n alájí mẹ́rọ wọ́n ti kóònù APC ti pẹ́ ẹ̀ẹ́ ṣe pé wọ́n ni kóònù APC alájí mẹ́rọ kí lọ gàmí ìbá ìtòrò ọlọ́run ibi ẹgbẹ́ ọlọ́run tó tọ́jọ́ ẹwà apc ni mí tó mí tẹ̀jẹ̀ mi ọ̀ ládọ́ méjì tí mo wọ́n ṣe ní sùjúdù mi apc náà mọ́ sọ mo ní ọlọ́run tó bá kú àánú kan tó ṣe ní apc ló fi ṣe bẹ́mì ń bọ̀ bàrá àánú gàfí mẹ́rin mẹ́kù síwára ṣùgbọ́n ní fọ́t kọ́mì lẹ́sẹ̀ ìdìpì mọ̀ bẹ́ẹ̀ ìṣẹ́fún àṣírí sí rẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹnà mí ọkẹ̀ jókò kò gbọ́rọ̀ mẹ́sìn mítì yọ́wà mítì yọ́wà pẹ́ gbogbo jẹ́ ẹ̀ṣọ́ mítì ní ìsìn tí ń bá bá yí fi òdodo lò lórí ẹ̀ ìrì 10 million naira tí bá bẹ̀gbẹ̀ information ilọ̀ fọ́dọ̀ APC àbọ̀dọ̀ PDP mariana million bí ó gbọ́nkọ̀ kó sì mọ̀ ronú ọ̀rìn ṣwàlá ṣe bí mẹ́mbà lẹ́pa wá ẹmọ̀ pé mẹ́mbà náà ju mẹ́mbà lọ ibi tí ń ṣe meeting lọ náà iná ni ó ti fẹ́ ti fóònù ó sì máa gbọ́n bí tí ń gbọ́ àwọn tí wọ́n bá fẹ́ sọpá kọ́dà information ajá àbálẹ̀ ni agbọ́bá ojú ọ̀sẹ̀ 100 million ó ti dọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù táwọn manage secret 10 million naira ọlọ́ni ẹ ti kan rúrú ẹ̀ẹ́sì rí àwọn àfáà wá ní bóò ló ń tọ́ ó ṣe wá tún gba ládà ṣàhádà o tọ́lọ ń sì ń sọ wípé lóyà kò sí àwùjọ ohun tí bàjẹ̀ bá ti ẹgbàlẹ́gbòkó tí ń bá ẹdí àjàkálẹ̀ àrùn sí wọn dí àjàkálẹ̀ àrùn sí wọn ń fi gbá wọn mú ń fi pánpà púpa nígbàtà àjàkálẹ̀ àrùn bá wà lè jẹ́ ìjìyà ọlọ́run fáwọn èèyàn kan yóò tún ṣe wá di ṣàádà fẹ́ntọ́ kọmọkún because ó ń kálukú kan ń wò pé alìjẹ́nà náà ó simple àwọn afá náà ni a mú lelelele ní lága fọ́rọ̀ ayé alìjẹ́nà simple ó simple tóòtọ́ ṣùgbọ́n ẹwọ tí ń bẹ lójú ọ̀nà rẹ̀ ọ̀pàlámbárí kìí sọ́nà tó ṣe rìn báyìí ọ̀nà tó wà alìjẹ́nà kò ṣe rìn báyìí ẹ lẹ́mọ̀ sáfútọ́ kílẹ̀ ọmọ yìí kílẹ̀ ọmọ kẹrin ṣùgbọ́n náà náà láyé bí ọdẹ́ ni panagẹ́dẹ́ tẹ́yàn ọmọ rẹ̀ ẹni inú ọ̀nà lè yàn rí tẹ́yàn lágún yóò wọ́n ní mú gẹ́lẹ̀ rí tọ́tọ́ lé ọ̀rọ̀ bá gbẹ́bù ojú bá gbá gbẹ́bù ogun lam attakhidh fulanan khalila ọlọ́ndakùn mẹ́jáwọ̀ ọ̀dọ́rùn mọ̀tọ́ sí ajẹ́jẹ́ ohun fúdí èyí ẹni tí ọba kú nǹkan yẹ̀lú nǹkan gbani fàhúwà ṣẹ̀hìdún ẹn kúkù ṣẹ̀hìdín ṣùgbọ́n pẹ̀lú àwọn àròyìnwó àtọwà máa bá lọ gọ̀ríkù tá ń sọ náà yóò bó fúnra wọn ní wàhálà sí wọ́n ní kìràkìtọ̀ dọ́là ọjọ́ kúnjọ́ sinmi àà fúta ni fẹ́mbá síṣẹ́ rẹ̀ ní ìntánà bí wà sí fún àmà in tó wá fọ̀kú lọ́pọ̀lọ́ wánu ká mọ́ pé gbogbo ẹmbá ti kú ó ti lọ sinmi in wá sí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wa salamu alayhi ìlà yóò ti fẹ́ gbọ́ ṣùgbọ́n àwa fẹ́ gbọ́ gbogbo àwọn tó jẹ́ pé ọ̀nà kan sí kejì báyìí ní fi mọ́ wọn lọ bá ní wọn gbogbo awa táà tí ìmọ̀ tó fi mọ́ wa lọ jẹ́ akú rẹ o ji atàn rẹ o tó bá kú gẹ̀rẹ́ ẹ̀ eh, méje kó fọ́ ọ̀bá wa o àwọn dókítọ̀ ní UCH musulmi wà ní dáadáa ni kan kí lọ́nà ọmọbìnrin ọ̀hún kọ́dà kìí ṣe márìdì musa gbede ààrẹ ìtì ní agbára sí musa bó ṣe wárí wọ́n náà ti ẹ̀pẹ̀ muslim ni wọ́n sì asúnmọ́ ọba ní ah please don't i'm me, muslim what do you want me to do what do you want me to say <laughs> wọ́n ní ṣùgbọ́n sí rí ìbànújẹ́ tí máwọn àwọn òtí ẹ̀rẹ̀ tí nǹkan kan mọ́ nígbà táwọn èèkàn lọ sí wọ́dún sálẹ̀ wọ́n èèkàn báyìí wọ́n ló ti lọ wọ́n ló wá kútọ̀ lórí àwọn wá sílẹ̀ pé dókítà kí lẹ́fẹ́ kí n sọ kí lẹ́fẹ́ kí n ṣe àà ah! tó ẹ̀kí mọ̀ pí kẹ́lùmọ̀ fẹ́ ní wọ́n náà sẹ́sẹ̀ wá ọlọ́nkọba nìkẹ́ tó bá jẹ́ pé ìǹkẹ́kẹ́kan ló ṣe tọ́rọ̀ rẹ̀ fẹ́ra rí bó ṣe àríhùn tí dókítà fi lè padà máa pé kẹ́lùmọ̀ sí lẹ́nu ọba dẹ́dà ìwọ ló jẹ́ arán tí ẹ̀ lórí mímbàrí jama bí ó sì máa lọ́nà àwọn bàbá dẹ́dà nígbàtàwà náà bá dẹni tọ́jẹ́ wípé wọ́n ń sọ ń pẹ̀ ní kò lè dámà inú kẹni ojá wà wọ́n rádà ní kẹsì rẹ̀ sànú wà mọ́dáwà fún yàwó ìkẹni ọdáwà fún bí hakila haula wala quwwata illa billahi alhamdulillah الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقي أحمده وأجلله وأشكر أن يعمل ظهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمة الإسلام أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله ولموا أن الله سبحانه وتعالى عاملنا برحمته الواسعة وكيف لا وما كتب على نفسه إلا الرحمة ومن تلكم الرحمة ألا يجعل الشهادة محصورة ألا من قتل مدبرا مقبلا غير مدبر ناويا أن تكون كلمة الله العليا شهيدا ما جعل الله الشهادة محصورة في من قتل في سبيله فقط بل نوع أسباب الشهادة لذلك جاء من حديث أبي هريرة رضي الله تعالى عنه والحديث محفظ الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم قال الشهداء خمس فنقول بأن هؤلاء هم الشهداء في غير الشهداء غير المعركة الذين ماتوا ولم يموتوا في قتال المتعون ذكر منهم المبتون وذكر منهم الغريق وذكر منهم صاحب الهدم ولكن إذا اختلط عمل هؤلاء بالمعصية وهل سينالون الشهادة هذا موضع الخلاف عند أهل العلم أمة الإسلام فإن رسول الله صلى الله عليه وسلم خرج يوما لغزو فأعلن على رؤوس الصحابة لا يأخذ معنا إلا مقوم فخرج رجل على بكر له صعب أي على ولد ناقة لا يستطيع حمله ثم وقص به رماه من أعلاه فسقط حتى مات فبدأ الناس يفرحون يقولون الشهيد الشهيد فلما سمع صلى الله عليه وسلم قولهم هذا أمر بلالا أن ينادي في الناس ألا لا يدخل الجنة إلا نفس مؤمنة ولا يدلها عاصي فبدأ بلال ينادي على رؤوس الناس ألا لا يدخل الجنة إلا نفس مؤمنة ولا يدخلها عاصي وبهذا احتج الفريق الأول الذين ذهبوا إلى أن الشهادة إذا اختلفت المعصية فإن صاحبها لا ينال درجة الشهادة واحتجوا بهذا الحديث الذي أخرجه الإمام سعيد بن منصور شيخ من البخاري في سننه رحمه الله تعالى بارك الله لكم في القرآن والسنة ونفر الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر ولا لن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أفادنا بأن الشهداء ليسوا محصورين في من قتلوا في سبيل الله بل منهم المبتون ومنهم المتعون ومنهم الغريب ومنهم صيب الحدم ولكن الذي نعم عنه عليه العان قول فريق الأول من العلم أن الإنسان لا ينال رضا الشهادة إذا كان عاصيا أو مات بمعصية تمنع هذه المعصية من الشهادة احتجوا بما أخرجه الإمام سعيد بن منصور ثم احتج أيضا ما جاء إلى مطبراني وإلى منذري من حديث أبلاء بن عمر رضي الله تعالى أنهما أرضهما أن رسول الله صلى الله عليه وسلم جمعهم يوما وعقب عليهم فقال يا معشر المهاجرين خمس خصال إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن لم تذر الفائشة في قوم قد حتى يغلنوا بها إلا فشى فيهم متعون والعوجاء التي لم تكن مضت في أسلافهم الذين مضوا ولم يمنعوا ولم ينقص المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القبر ولولا البهائم لم يمطروا ولم ينقلوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذ بعض ما في أيديهم وما لم تحكم أئمتهم بكتاب الله تعالى ويتخير ما أنزل الله إلا جعل الله بأسهم بينهم أمتنا احتجوا بهذا الحديث إلى أن فحش الفائشة بسبب إلى أن وقوع الطاعون بسبب فاش الفائشة من مات في هذا الطاعون وكان ممن تسبب بالفائشة حتى عم عليهم الطاعون وفارق الحياة في الطاعون كيف يكون هذا شهادة الله من هنا نقف ونستمر في هذه الخطبة في الخطبة القادمة في الجمعة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون احسنه اللهم ربنا اعز لسان المسلمين اللهم ربنا اعز لسان المسلمين اللهم ربنا اعز لسان المسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا دمر اعداءك اعداء الدين اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا اللهم استر عوراتنا وامن روعاتنا اللهم ربنا انتكم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجند في سبيلك حقا في سائر الاوطان اللهم ربنا ثبت قلوبنا وثبت أقدامنا اللهم ثبت أقدامنا وانصرنا على لكم الكافرين اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه يا أرحم الراحمين اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بالنصر وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلول القائل في مقلة الصحية الثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا Thank you.